إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا وهدى ورحمة وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم الحمد لله رب العالمين الذي نزل على عبده محمد الكتاب تبيانا لكل شيء وهدى ورحمه وبشرى المسلمين أحمده سبحانه وتعالى واشكره وأؤمن به وتوكل عليه واستغفره واتوب إليه واستعين واستهديه وأعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد مصطفى صلى الله وعلى آله وصحابه وتابعين وتابعيهم بإحسان لا يمد الدين ما بعد adúpẹ́ fọ́lọ̀. alhamdulillah àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún àni muhammad sallallahu alaihi wasallam ọlọ́mbá ní kẹ́ ọlọ́mbá ní gẹ́ amina gbogbo ọmọ lẹ́yìn àtọrọ ìyọnú ọlọ́ọ̀bá fún wọn ọlọ́mbá yọ́nú sí wọn àmín ìyọnú ọlọ́ọ̀bá lọ́jọ́ kó àwọn náà kó àwọn ọmọdọ́mọ wa ọba tó ní kí a bẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú orúkọ rẹ̀ tá bá débi tí a bá dé a rí pé orí ńlá ni lọ́dà bí ànáì náà nù ẹ̀rẹ̀ gbogbo bá ti nípìlẹ̀ náà ni máa gbogbo tó bá ti sì ń gbà nírọ̀rùn ètò náà kò kó tó ń rọ sí olóore fún wa ṣe láti ṣe òròjú ìkọlẹ̀ kọlọ̀ yóò nú gbèsè ayé wa àṣeyọrí lámbẹ̀ ọlọ́run bá lórí kó máa bí jí àbọ̀rọ̀ náà ti sí ní àná lórí àkọlẹ̀ gbogbogbò náà wò dáwọ̀látín mutatawwira nahwu bina'i dawlatin mutatawwira bó la ṣe lè ní ìlànà ìṣèjọba orílẹ̀-èdè rere towards building a developed country orílẹ̀-èdè tó ní ìdàgbàsókè ìlà wa ń sọ fún a bí a fẹ́ dá tafsira gbà lọ́dún yìí فهم شمولية الإسلام فهم فهم شمولية الإسلام فكرة شمولية الإسلام فكرة شمولية الإسلام àgbọ́yé pé kò sí ní islam ọ̀dá sí torí dáa tó ń sọ iná gbá ìta ah, ma àwọn musulman ní ká máa kírun ká nìkan ká sì gbààwẹ̀ ká ṣé òṣèlú ń bẹ nú ẹ̀sìn wọn náà ni wọ́n sì lọ ájì nìkan èwo tó wà ní tòṣèlú tó bá ti ń lọ mọ́sálásí déédé tó sì múra gẹ́bí mùsùlùmí ó tánà nù tí jímọ̀ sì dé tó lọ jímọ̀ ó tánà nù tí ọdún dé ọdún léyà ọdún ìtúnú ó ká sọ̀wọ̀ ó tánà nù ó sì pẹran àwọn ah, ní mùsùlùmí gidi ni kò bá wà dé ìdí ọjà rẹ̀ kò má parọ́ kọ́ máa lo jìbìtì kò sí ìtó kàn wọ́n ẹni tó kírun dání ẹ̀sìn ìlàbù tó ń bá ń bi títí ń ta tẹ́tẹ́ ìsìláàmù dẹ́dẹ̀ ń fún òun òun náà ìlà tó ń bá ń lé ọtí Ọlọ́run ṣàánú wa ẹ tó rí àwọn obìnrin àwọn màmá wa àwọn àǹtí wa àwọn àbúrò wa àwọn ọmọ wa tó hmm. a sì aka ìjáàbù rẹ̀ aṣọ rẹ̀ yóò ká sínú báàgì yóò fi gbé kọ́pá yóò wà owó wọ̀pọ̀ tí máa wọ̀ ẹ̀nà ọdá masalasi kò dáńtà ó sì gíní ọdá masalasi kò dáńtà àìdáńtà àti bá masalasi tó ti dájẹ́ torí díẹ̀ bàbá ń wo Islam lọ́dọ̀ àwa mùsùlùmí àwò ní lẹ́kùnrẹ́rẹ́ pínsàbálá kan gbogbo tí jẹ́ lànà gbésí ayé pátá lẹ́sìn wá dá sí ẹwà yàtàn kí fún alẹ́ ní Suratul Nahl ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم Aya yìí inú Suratul Nahl, aya 89, Quran chapter 16, verse 89, wọ́n náà lè gbálù Quran ẹ̀kọ́ òwò. Ọlọ́wọ́ bá ń sọ fánà bíbá yìí pé. Wa yawma nab'athu fi kulli ummatin shahidan alayhim min anfusihim. Ọlọ́ni ọjọ́ kan bọ̀, tá ń pè ní ọjọ́ ọgbẹ́ ìdí àlìkìámà táwà máa gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde lérí àtàránṣẹ́ láàrin wọn Musa àtàránṣẹ́ rẹ̀ kí ó dìde pẹ̀lú ẹ̀ Ibrahim kí ó dìde pẹ̀lú ẹ̀ Soliu Hud Suleiman Daud ẹ̀rí kẹ́lùkọ́ máa dìde pẹ̀lú àwọn èèyàn náà wàjí náà bí kẹ́ ṣe yìí haula. nígbà àwọn ànábì Ọlọ́run bá wá jẹ́rìí lórí gbogbo ìjọ wọn tán a wà ní kánábí jẹ́rìí lórí gbogbo wọn Allahu a ní kí ànábì jẹ́rìí lórí gbogbo àwọn ànábì Ọlọ́run àtàwọn ọjọ́ wọn ọjọ́ ńlá ni kìí sọjọ́ tó rọgbọ àti ìdìbì à ń lọ

àbí tí àwọn ọba ma lókù eh, abubakar abúlá masoro da aláta náà nìhoma ajima'i wà ní sábàtà ajima'i ó ní wọ́n méjèèjì ní kò sí dán wá láyé tí ó sì náà lùkwá ní dáwọn abáza pé alimahu mẹ́ni alimahu hmm, ẹni ma ló ma ó jahilahu ma jahilahu ẹni tí ó ma ó ma ni kò sí tí ó

fi alùkùránì sí fún àná Muhammad sallallahu alaihi wasallam ló fi ṣe fún umma anábì tìbúyà ní kùlù ṣe kí ló tún wá kìdá mùsùlùmí ọlọ ní àlàyé gbogbo ọmọbẹ̀nú alùkùránì wàhúdà ọ̀nàmà ni wà ráhmà ìkẹ́ ọlọ́ọ̀bá ni wà búṣẹ̀ mùsùlùmí ìró òdùn nípa jẹ́ gbọ́lọ́ọ̀bá gbọ́ tẹ́jẹ́ mùsùlùmí bó ṣe rí nù alùkùránì bá wà nújọ wáfà ní ròdùn ní ẹni bá ṣiṣẹ́ rẹ̀ àtibọ̀tẹ́ rẹ̀ ẹni bá wùwà rẹ̀ àtibọ̀tẹ́ rẹ̀ ẹ̀rì bisharat ìṣìrayáàdì àwọn ọ̀rọ̀ dùnú tọ́lọ̀ bá ń fún anú alùkwáni kẹrẹ torí ìdílé látara gbólóhùn ti bùyán pé alùkùránì gbogbo nǹkan ni lọ́wọ́ fi ń sọ́fà ní sọ́dù Bakara Quran chapter 2 209 pé tàbá fẹ́ ṣe Islam kásẹta yanyan ni yá ayyuhal ladhina amanu ọlọ́pẹ̀tẹ́ fi silmi kan ẹ kó sínú ẹ̀sìn pátápátá ẹjẹ́ lọ bá yín dá gbèsè ayé yín tọwọ́tọsẹ̀ torí tọrùn ẹ sínú ẹ̀sìn yìí wala tattabi'u khutuwati shaytan tó bá yàtọ̀ sí lánà ọlọ́run lánìsù lọ́n bá pè é innahu lakum aduwwun mubin tó bá yín ṣe ọ̀tá البينات سبايا غير لين باتي على يدوا بين الله بين الله فاعلموا الله عزيز حكيم ọba ọba tó sọ̀rọ̀ ifun yín ọba tó tóbi ọba ibi ni ọba ọ̀jọ̀gbọ́n ni kẹ́ẹ̀sìn Ọlọ́run bó ṣe bó ṣe yẹ kò lé Ọlọ́run náà bá kún kẹ́ẹ̀sìn má sìn kò dín ọlá rẹ̀ kù bẹ́ẹ̀ bá sin Ọlọ́run bó ṣe bó yẹ ẹ̀yin náà lẹ rẹ̀ bẹ́ẹ̀ bá sì sin Ọlọ́run tẹ́ẹ̀ gbọ́rọ̀ sí lẹ́nu àbúrò ẹ̀yin náà lẹ́ni kò dín ọlá rẹ̀ kù kò lé ọlá rẹ̀ kún ìgbàtí wá ń kílọ̀ fáwọn Yahudi nínú Suratu Baqara ayá 85-86 tó ń ṣe kílọ̀ fáwọn Yahudi ìkìlọ̀ iná bá náà rẹ̀ ó ti ń bọ̀rọ̀ náà lọ ó ní afàtú mìíràn bí bá délé kìtà ó ní sẹ́ fẹ́ gba dé ẹ̀gbọ́nú ọ̀rọ̀ ọlọ́ni ọlọ́ni a sọ̀rọ̀ kalẹ̀ ló di fún yín nínú Al-Qur'ani ìdáfẹ́ránṣẹ́ sí yín ìbẹ́ńbẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ìbẹ́ńbẹ́ ọ̀rọ̀ ìjọsìn ọrọ ọ̀rọ̀ ìwà ìbẹ́ńbẹ́ ọrọ òfin ìbẹ́ńbẹ́ ọ̀rọ̀ òṣèlú ìbẹ́ńbẹ́ ètò sínú ọrọ ètò ààbò ìbẹ́ńbẹ́ ìlànà ìlera ìbẹ́ńbẹ́ ìlànà ọ̀làjú ìbẹ́ńbẹ́ ìlànà gbogbo nǹkan ẹ wá fẹ́ mú díẹ̀ bẹ́ẹ̀ máa kírun ẹ máa gbààwẹ̀ tó bá dòfin Ọlọ́run ẹ kan

ọlọ́ni ẹjọ́ bá wá yí rẹ̀ owó tó mú díẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run tó fi díẹ̀ ẹlẹ́kẹ́ látọ̀bọ̀tán wọn ọlọ́run kò sẹ́sàn ẹmbá dẹ́rù ẹ̀wònú yín tí ó gba gbogbo òfin ọlọ́run lófin kó sì gbà ní lílò illa khizyun fil fi òfin ọlọ́bàá ṣe kọ́mọ́kàbùkù gbogbo ọjọ́ sí gìrìgìrìgìrì lánàá wọn dà àwọn alágbára ànádà tí wọ́n ń tọ́ lọ́ba lẹ́nu bó ní ẹwà àmì ń bẹ láì wọn kú tẹ́ gbúrò wọn mọ́ ẹ̀rí tó bá di ọjọ́ ọgbẹ́ndẹ̀ àkíyàmà ta gbẹ̀rẹ̀ dìde á dojúrú wọn kọ ìyà tó nípọn Naam. Wàlọ́lọ́hu bí rọ́fílìn àmà tààmàlú. Ọlọ́gbọ́ ogun tẹ́ẹ̀sẹ̀ pátá kò sí tọpamọ́ fún ọlọ́mà mẹ́ gbogbo ẹ̀ ló máa. Tẹ̀síwájú. Wọ́n pààrọ̀ ọ̀run pẹ̀lú ayé wọn fala yukhaffafu anhumul adhab ah, ọlọ́run tí bá kan ìyàwó ọlọ́run à ní sí ìyà náà fúfúyẹ́ fún wọn wala hum yunsarun bákan náà wọn ní rí alára sí kí lẹ̀ṣẹ̀ wọn wọn mú dìdí ọ̀rọ̀ ọlọ́run wọ́n mọ́rọ̀ lọ láàbọ̀ wọ́n mú tó mú wọn bẹ̀ wọ́n ju ìjò wọn wọ́n jù sílẹ̀ nínú suratu azab tàbá wáyà 36 ẹ̀tù gbọ́ntọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá sọ lórí pé bí ẹ̀bá ti jẹ́ mùmínì ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni kò gbọ́ òfin òfin ọlọ́run ṣeré wa ma kana li mu'minin wala mu'minatin ọlọ́ni ọ̀tọ̀ fẹ́ ń lọ́kùnrin lóbìnrin idha qada Allahu lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ mo ṣe fẹ́re lórí ọ̀rọ̀ ìjọsìn mo ṣe fẹ́re lórí ọ̀rọ̀ ìwà mo ṣe fẹ́re lórí ọ̀rọ̀ òfin mo ṣe fẹ́re lórí ọ̀rọ̀ àṣà mo ṣe fẹ́re lórí ọ̀rọ̀ àwùjọ mo ṣe fẹ́re lórí ètò ìṣúnowó mo ṣe fẹ́re ọ̀rọ̀ òṣèlú mo ṣe fẹ́re kí wọ́n máa yìí ẹ̀wò látọ̀dọ̀ ara wọn eléyìí láàmú bí a ní mẹ́lẹ̀ náà ومن يعص الله ورسوله ọ̀rọ̀ gbogbo ẹni tí bá ti yìírí òfin ọlọ́run àtúnṣẹ́ rẹ̀ wò tí ó mú bọ́lọ́run ṣe gbé kalẹ̀ bá ń ṣe gbé kalẹ̀ ó ní ó ọlọ́run tó sòjíṣẹ́ ọlọ́run ó ti sọnù ní ọ̀nà tó jìn ẹwọ àwọn àyà ń ké fún alẹ́ nínú al a lè gbé dáúlà kalẹ̀ tá ń pè ní fíkíù dáúlà ìlànà òṣèlú káyọ tọ́lọ́wọ́ bá kó ń bẹ́ kárójútó ẹ̀ kókó ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ń sọ fún àníyàn gbogbo wa náà la mà bí tí kàmítà bàbá ní kanlé tí lè bá ń jò àjẹ́lọ bá bíríkìlà iṣẹ́ lè náà ń ṣe o iṣẹ́ ilé lòun náà ń ṣe ṣùgbọ́n nǹkan lálọ bá kò lè bá ní kanlé hmm. bẹ́bàbá ní wá lágbà kan lókù bí bàtà wá bá sì já à ní lọ bá télọ̀ àlè bá télọ̀ láíláí tálá lọ bá alọ bá súnlẹ́kà bàtà sóbàtà sóbàtà tí mọ́tò táyà mọ́tò wá bá lọ ẹlẹ́ à ní lọ bá rìn wáyà òní bọ́lọ́bá à ní lọ bá mẹkáníkì tálá a lọ wá fọ́gá ní fọ́gá lálọ bó lọ̀rọ̀ owó ṣe wá dàrú táàfẹ́ ni ó dá wálẹ̀ ayé wá dàrú mọ́ wa lọ́ àwọn abẹ́ padà sọ́dọ̀ lọ a lè rójú tú ẹ inú súrátù Dhariyah ní fàfírù ilallah fàfírù ilallah ọlọ́lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ni ẹ padà sọ́dọ̀ ọlọ́ngbọ́ dàrú lakum minhu nadhirun mubin ọlọ́ni kí a náà sọ wípé èmi jẹ́ olùṣèkìlọ̀ fún yín tó fojú hàn ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀rì torí di eléyìí inú ẹ̀kọ́ Islam tó gbọ́dọ̀ yí ẹnìkọ̀ọ̀kan wa ní pé ẹ̀sìn wa náà dá sóṣèlú ọdá tó ṣèlú àìsọfá náà wà ìdá ti ṣe lọ tí a bá ń sọ̀rọ̀ òṣèlú ọ̀tọ̀ ni bòdídì ọ̀tọ̀ ni ìdára tó dáúlà ọ̀tọ̀ ni bìnáwù dáúlà ayin àwọn èèyàn sípò kò tí ìtúmọ̀ sí wọ́n rí sí àkọ́kọ́ ọ̀nà tá gbà yẹn wọ́n gẹ́ngbà mí bẹ àṣọpá ń fẹ́ jọba rere àtọ́ ìlànà tọ́tọ́ tó yẹ láti yan olórí rere ẹ mọ̀ pé ọdàbí ọ̀rọ̀ Yorùbá ni wọ́n ní àmúkùn ẹrù ẹwọ́ olókòlẹ̀ ẹwọ́ ẹwòsàlẹ̀ bàbá ti kùnà di election ẹ má retí dáadáa kankan ṣùgbọ́n lè ní election tá àti ẹ̀kàkún àti ẹ̀kàkún àgbà mùsùlùmí ṣùgbọ́n tọdún ìyàtọ̀ díẹ̀ o 2023 ìyàtọ̀ àtàjí díẹ̀ àtàjí bẹ̀rẹ̀ abáṣẹ́ abrahman ọlọ́mbà ní sàríkún dáadáa bàbá náà nígbàtà pàdé àwọn ìjọba Lagos State House of Assembly ní ọjọ́ àwẹ̀ àkọ́kọ́ lọ́jọ́ Khamis wọ́n wà ní ẹni tí wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ àti professor Tajudeen nínú ọ̀rọ̀ wọn ni pé a ti ẹ̀dúpẹ́ fún àwa mùsùlùmí tá a kójọ síbí lẹ́ni nílùú Èkó ni o àti ní gbogbo Nàìjíríà tí ọjọ́ òní ọjọ́ ayọ̀ wa ni ọlọ́run gbogbo fọ́lẹ̀ ọlọ́sí kíni ọlọ́run gbogbo fọ́lẹ̀ ah wọ́n lọ́lọ́run lọ́mọ̀ bóyá wọn bá ti gbaláwà ní lórí wa láwà ní olùtàn ń wékì kí ló ń wékì kí ló ń wékì ẹ̀dákútú kí ní kó wọ́n bá ti máa gbà jáàbù lórí àyàwó wa alhamdulillah adúpẹ́ alhamdulillah adúpẹ́ o alhamdulillah rabbil alamin àwa mùsùlùmí ọ̀tají báyìí rí hmm. wọ́n ti wá àti wá tají báyìí gbọ́dọ̀ súnmọ́ o ká má súnmọ́ o kò sórun mọ́ o àwọn tí àwátára sùn táà hanrun àwọn aláró ti jí nígbà tó wá jí wá yẹn àwọn náà wá tají mọ́ wọn lọ àjọ wá kó sínú àti dìbò ní ìsìn kálukú ti mọ̀ wọn rẹ̀ ta lọ́pọ̀ ní ìsìn àpínbùwà sí mẹ́ta tó náà àpínbùwà sí mélòó sí mẹ́ta àtún náà yìí wá dá mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀tẹ̀ mo sọ fún yín nínú tẹ̀fíṣọ́ ọdún tó kọjá ó ní tẹ́ ń gbé bọ̀ yóò yìí lọ́wọ́ sọ́wọ́ yíwà bí òyíwọ́ ọmọ mélòó lẹ́ ń bí tí ẹ bá sọ pé àwọn ara wọ́rin kùnrin ẹ̀yìn lẹ́yìn ni àwátá ń bí wọn náà rèé torí díẹ̀ ẹ̀yọ miami níjọ́ dáa ti dìbò ààrẹ nínú mísà ti ń dùn wọ́n láwọn ò fẹ́ gbóòrùn muslim muslim ticket àwa muslim àìsọ pé ibi tá ń lọ́nu yàtọ̀ sí àwọn musa látẹnujẹ́ o ẹbẹ̀ ìlú àwọn olóṣèlú àwọn ọmọlé wọn àmọ́ ọ́fíìsì wọn ẹbí wọn lè rà wá yóò ló kọ́ mẹ́ ṣùgbọ́n tó jẹ́ wá Islam nígbàtá wọn kan ò rí Islam kẹ́ni wá ní èmi yìí bí mo ṣe rí náà a sì dó sí islam wọ́n ní islam Tinubu tó nǹkan áfìkún náà ni áfìkún náà ni yóò ti tó nǹkan áfìkún náà ni àmì ò lè tó lè yìí tí a ti jú ọkọlù tí a tó pẹ́wọ̀ sí islam mọ́ ó wá dúó pẹ̀lú àdúótì àwọn àfẹ́sìn ẹgbẹ́ nígbà tó campaign lẹ́kọ̀ọ́ ó ní ẹmá tí ìpàtí àyíndé o ẹmá ìpàtí àdé o ẹ̀yin mùsùlùmí ẹmá tí ìpàtí àdé o àdúwà ní sọ yẹn eh. àwa náà kìlọ́ sí tí a ah, pàtí àdé kódà tí a náà tún sì dì sí torí díẹ̀ Islam wa gbùnkan lọ dá sí ma fún yín definition kan níjọ́ táwọn èèyàn ti ń defy Islam lórí ilẹ̀ ayé kò sí definition tó kún tó definition mọ́fẹ́ fún yín àfá àtọ́nà ọba àlékẹ́ ọlá tó fi nù àkànsí ni àkàndá ẹ̀dá ni àwọn èèyàn divine Islam tó pọ̀ omi igun omi ikúrú omi ìkògùn kò kúrú gbọ́n bàbá ìfẹ́ divine tí ẹ̀ okòtán ni òun náà ni ìmáàmùna Hassan Banna rahimahullah Hassan Banna táwọn kìí fẹ́ gbórúkọ ẹ̀ àwọn oníkèéta rẹ̀ tàbáwọn aláìmọ̀kànpá tí ọmọ bàbá ẹ̀ ẹmọ̀ra wọn kan wọ́n ma sọ̀rọ̀ bàbá ìgbà tí ìtẹ̀ sẹ́yàn àníjọ́ kẹnìkan ní ó ní kọ mọ́ kí ó ah, mi ò wá mọ́ tó fi sùn wọn kí ó rẹ̀ ẹ má sì kọjẹ bí ó ń gbé sí lẹ́nu ni nínú àwọn tí ọlọ́ ní ọwá tún ní ayé ṣe lásìkò tàà wáyé bàbá ìjẹ́ kan nígbàtí ìkìláfà wó ìkìláfà ní ìjọba wa mùsùlùmí títí bọ̀ látàyé ànábì dáúlà dá ń sọ tafẹ́ sọ̀dọ̀ ọ̀rọ̀ kéèyàn gbé ìlú kalẹ̀ ànábì lọ́kọ́ gbé ìlú kalẹ̀ ní islam nílùú madina kí àwọn òmọ̀wíyà tó tún dé aná tún lò lọ àwọn àbáṣì dé aná tún lò lọ àwọn mamalik aná tún lè lọ àwọn fatimi aná tún lò lọ kó tó wá parí sí ilẹ̀ turkey istanbul ìbẹ̀ ni al ẹ̀rì olórí ìgbẹ̀yìn ìbẹ̀ ló ti ìjọba kain tí àwọn ọ̀tá Islam fi wó ìjọba yìí pẹ̀lú ìrànlọ́wọ́ àwa mùsùlùmí tàjá láìmọ̀kan wọ́n pẹ̀lú kan ní Mustafa kamila Ataturk ó wà nú àti wọ́n lù láti wó ìjọba yìí ní 1924 tó bá di ọdún tó ń bọ̀ yóò pé ọgọ́rùn ọdún tí kìláàfà kò lórí ilẹ̀ ayé wọ́n wá wó ìjọba yìí ilẹ̀ ayé dàrú mọ́ mùsùlùmí lọ́wọ́ nínú àtọ́lọ́n wá ní kó dìde lásìkò yẹ ọmọdé ní kò jọmọ 20 years lọ Hassan Banna rahimahullah lọ dá ìjọ rẹ̀ jẹ́ ń pè ní Ikhwan Muslimin àwọn Ikhwan ní Ikhwan tẹ́ máa gbọ́yìn 1928 ọdún kẹrin tí ìlàfàwó ni a dá ìjẹmọ́ yẹ sílẹ̀ àwa fẹ́ sọ fún wa kí lọ sọ lórí Islam pẹ̀lú gbọ́lọ́dọ̀ Ọlọ́run tó bá di ní àárọ̀ ọ̀la bó ló sì dìmá Islam fún wa káwàá wọ ẹni tó sọ pé kò rí bẹ́ẹ̀ kó wá mú tí wá bìtá dòsírè àtẹ́ntọ́ àtẹ́ntọ́ gbọ́ ládàá kí a sọ láàká gbọ́dọ̀ mú dáadáa sọ́wọ́n kàlá mú ṣẹ́ra la ilaha illa anta astaghfiruka. Amantu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadri khayrihi wa sharrihi min Allah wal ba'thi ba'da al-maut لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم